الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوكفنا الله سبحانه وتعالى أترى لكم كاتب يفوان نبوة محمد صلى الله عليه وآله وسلم حديث الاتياك فنواليني إن شاء الله أنا يديث هي وعائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم يقبل وهو صائم ويباشر وهو صائم ولكنه كان أملككم ليربه متفق عليه واللفظ لمسلم وزاد في رواية في رمضان حديث لتفكى عن يا وعائشة رضي الله عنها أن نبوى محمد صلى الله عليه وآله وسلم يقبل إيه wọ́n ma ń ṣe kí ni wọ́n ma ń kí sí àwọn tí wọ́n bá ń gbáwẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ni wọ́n ma ń bá wọn ṣe rínúdẹ̀ mọ́ fọwọ́ kan wọn tí wọ́n bá ń gbáwẹ̀ lọ́wọ́ àmọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn ni wọ́n lágbára jù láti kóra dúró àwọn ni wọ́n lágbára jù nínú yín láti kó ara <coughs> àti wọ́n ni wọ́n ti máa ń ṣe rú nǹkan báyìí kí lọ́nà ka talimu nínú hadithi àkọ́kọ́ nínú talimu nínú hadithi ni wípé alhadithu yadullu ala jawazi takbili ar-rajuli zawjatahu wa huwa sa'imun fi ramadan hadithi ń tọ́ka lórí wípé ó tọ́ kíyàn kí ṣe ìyàwó yàn إذا كان الإنسان يعلم من نفسه أن القبلة لا تحرك شهوته àmá wọ́n ó délé pẹ̀lú wípé kọkùnrin yẹn mọ̀ lámọ̀dájú wípé tó ń bá lè lọ kí ìsìyàwó nínú àwẹ̀ ni ṣé kò ní lọ jí ṣáhàwà òun dìde ṣé kò ní lọ jí nǹkan tó wà lára rẹ̀ dìde tí ó wà di pé yóò lọ lídì sí nǹkan míì tó bá dẹ̀ lọ lídì sí nǹkan báyẹn wàhálà wà ní bíbẹ̀ o so àwẹ̀ ṣàhàrẹ́ ni mo tàtàbí ẹni fi ń ṣe rédíẹ̀ díẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì ni pé kàmọ̀ yẹ̀dúlù alájàwázì mubasharati rajuli zawjatahu wa huwa sa'im ó tọ́ kọkùnrin kó fọwọ́kàn ìyàwó rẹ̀ kó bá ṣeré gẹnú àwẹ̀ wa huwa sa'im kó sì mọ́ gbàrọ lọ́wọ́ yíkọ́ yàdú lè kọ́ ìdí fẹ́kọ̀ tí hìmì nafsi pẹ̀lú òǹdé wípé àwọn mẹ̀mí ara rẹ̀ ó mọ bóń sí rí bí ádámi sàwòrọ́ ní ṣáhàwà ti wáhìdìn minhuma kó mọ́ di pé ìmọ̀ kó lọ jí ẹlẹ́kẹta kọ́lá fi ìkìnà ṣarihi wà tó kọrọhu alkublato mimman ta haɓarọkọ ṣàwátahù fakot lè àdífẹ́ aisha fa'in zonnal inzal ma alkubla haruma so wọ́n ní makruhu ni kí ọkùnrin kúlọ ma eh, kí síyàwó rẹ̀ sí ó bá jẹ́ pé yóò jí ṣáwà tó bá lè wò wípé ah nǹkan lè jáde lára rẹ̀ haram ní kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ kò dẹ̀ sí khilafu níbi èdè kó dó wọn àwọn afáta wọn gbà pé inzalul manij tí inzalu bá lè jáde ní àwẹ̀ bí ayé wasilatin min alwasail àwẹ̀ yẹn ti bàjẹ́ ni àmì ti ṣe gúnnà tèmi sọ nínú sharh mumti' òní wípé àwẹ̀ ò èyàn tí ṣáwà tí ẹ̀rùn tí ẹ strong gan kọ́lá kò sí tí ó ṣe kò sí mọ̀ kàrán nǹkan fún ó lè ṣe in tó bá wù pẹ̀lú ìyàwó rẹ̀ wà kádà dàwáì alwati'i kulliha gbogbo àwọn dàwáì alwati'i hmm, gbogbo tí ma ń lìdì lọ síbi kékèyàn wọlé tọ̀ obìnrin tí gbogbo àwọn tí ma ń lọ sí bí alams kí ẹ ma ni wàtíkọrọrùn náà kí ẹ ma obìnrin kí ẹ ma tẹjúmọ́ so gbogbo náà ìdájọ́ pé yàn ń kí sí ìyàwó yàn náà ni gbogbo lè kò sí tó sí ni wọ́n èyí tó bá ń gbáwẹ̀ ní ọ̀sán Ramadan ويؤيد هذا التفسير ما جاء في في أبي داود نهى عنها شابا ورخص فيها لشيخ وقد قال الإمام الشافعي لا بأس بها إذا, إذا لم تحبرك آه shahawatahu wọ́n ní tafsiri tó wà níbi Abu Dawud ló tún kọwà ọ̀rọ̀ yìí tán ní pé wọ́n sí wọ́n ní èyí tó bá jẹ́ ṣáàbù ọ̀dọ́ kó mọ́ súnmọ́ bíbẹ̀ ìdí ní pé ṣáàbù tí yẹn jẹ́ ṣàbàbíyà yẹn madhina taharuki shahawal madhina pé but al-muhim ni pé gẹ́gẹ́ Imam Shafi jẹ́ sọ ní pé tí ò bá ti ní tọ́ọ̀tì ṣáwà rẹ̀ because ṣe òkú mi wọ́n tún níbi ṣáwà gan wọ́n tún ya ìyàkúyà ju ṣáàbù mi lọ bẹ́ẹ̀ ni láwọn ṣe òkú mi tó rẹ́lú mi bóhùn sí ń dàgbà sí bẹ́ẹ̀ ni kí ní lágbára lára rẹ̀ sí bẹ́ẹ̀ ló ń lágbára ah ẹni tó ti dàgbà tó báyìí ó dẹ̀ sì tún ṣe wé àwọn kan ah Allahu Akbar so ara obìnrin ó mọ́ sí tètè tán kèkín tètè tán ní ara wọ́n ni annabi sallallahu alaihi wasallam nínú ẹlẹ́kẹ̀ẹ́rin táwọn nínú hadithi ni yau annabi sallallahu alaihi wasallam yuqabbil wa yubashiru wa huwa sa'im walakinahu amlaka an-nas li nafsihi min an yahsula min qiblatihi inzal aw hayajan nafs faqad qalat aisha radhiyallahu anha walakinahu kana amlakum li irbihi annabi muhammad sallallahu alaihi wasallam àwọn wọ́n fi strong giju ni bi jomo kun annabi sallallahu alaihi wasallam wọ́n lágbára dáadáa lórí shawa wọn kò sí tí ó ṣe wọ́n tó bá ṣe nǹkan báyẹn òyìn ó dá àmàdájú wà ní èyàn tí ẹ̀ kò sí tí ó ṣe wọ́n kò dẹ̀ sí tí ó jí lára wọn tí ó léyìí kò sí nǹkan tó wà bẹ̀ tó jù pé nínú rúksọ tí Islam ká ṣe fún àwọn èèyàn ti ń gbàwẹ̀ báyìí èmi àti ìyàwó mi ti bẹ̀rẹ̀ hajjú mọ́ fọ́ ọkàn mi sáàmù kí mo ń gbàwẹ̀ náà gbogbo ìtẹ́rù kẹlẹ́ sí òun náà jìmá àbí nǹkan tí ó jẹ́ kí nǹkan lọ jáde ní ara èèyàn so ilé ìwá ni ìyàwó náà ń sọ òkú sí anybody tí ń sọ̀rọ̀ girlfriend àbí tí ń sọ̀rọ̀ kìnnìkàkìnnìkàtẹ̀ ń bá káàkiri o èyí tí haramun haramun haram both inú Ramadan ni haramun ni kò fọwọ́ kàn lẹ́ta Ramadan ni haramun náà ni kò sí kí ni kò fọwọ́ kàn ẹlẹ́ẹ̀karùn-ún jawazul hadith jawazul hadithi wal ikhbari anil ashiya illati يستحيا منها وذلك إظهار الحق فيها أو بيان للطبيب المعالج wọ́n ní ìgbàláyé wà kíyàn sọ nǹkan tó ṣe pé lóòtọ́ ojú ọmọ tí àti sọ ẹgbẹ́ nǹkan báyìí kó bírin ma sọ pé ọkùnrin mẹ́sìn nǹkan báyìí fún nọ́mdì nínú nǹkan tó ṣe pé ojú ọmọ tí àti sọ ní àmọ́ tó wáyé bóyá láti lè bí òdodo hàn ní tí yàwó Aisha ò bá sọ bó láti mọ̀ òsítọ̀ orí tí mi tàbí lè mọ̀ tí kan náà yàwó Ànábì ò bá sọ à ní mẹ́jà wá zẹ̀rẹ̀ kódà yóò mọ̀ kọ̀lẹ́mọ̀ àwọn àwẹ̀ àwọn èèyàn lọ ní káà ilé yóò láwẹ̀ àwọn kódà ìyàwó rẹ̀ kọfà fọwọ́ kan báyìí pín àwọn rẹ̀ ti dédàrù ni kódà gùn kan báyìí èèyàn ti já dára pẹ̀lú ẹgbẹ̀ bíbáàtì n yóò mọ̀ kankan lítà ní padà mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe pé ó kàn dédé rò bóyá kò èyàn tó fẹ́rẹ̀ kún ma ṣe kí àwọn tọ́mọ̀ ń gbóbìnrin káàkiri báyìí ṣe ìyàn kàlá ìṣàlẹ́gbà ọwọ̀ mọ́tọ́ ti dé báyìí o sí pé èyàn wà kí ní oníkíní nìkó lè yẹn lè dìmóbìnrin ọwọ̀ ah kí ní kan kó dáyẹ láwẹ̀ ẹ̀ jẹ́ kí ní ọ̀gẹ́ni kan ẹ̀rọ àìmọ̀kan lè fi ń sọ̀rọ̀ létà tí ẹ̀ padà wọn gbà afá ọwọ́ ẹ̀sìn gbà kìí tí wọ́n fi skóòpù sọ́ra tó kà dédé kò yẹ kó dá irọ́ kò yẹ kó dá kọ́ mú mọ̀ pé kò dá ní o bóyí mo ṣe ma àyà ní hadithi ní orí bá yà rí so ẹgbẹ́ kúrò kìí ṣe tó ṣe pé ọ̀rọ̀ ìmọ̀ sọ̀rọ̀ nípa ìsìnkà kìí ṣe tí ó ma ni pé kí wà very careful because tí ẹ̀mbá lè sọ ìsọkúsọ kan fáwọn ìyàwó gbogbo àwọn tàbá gbọ́ kí ní ẹ̀ tàbá fi ń ṣe ẹ̀sìn ríyàmọ̀ kìí àmọ̀ àwọn àwùzárì wọn báyìí ó rù kẹ ṣe bá yìn àbí so lókè àwọn afẹ́mọ̀ wọn sọ́gbà ìgbẹ̀ta abẹ́ ṣe fatuwa ìjì al'amamaka náà gbé jahannam síwájú rẹ̀ báyìí kò tó ṣe fatuwa ẹfẹ́ gbà fatuwa lọ́wọ́ mi àbí jahannam mọ́ wájú mi ìfẹ́ jẹ́ ma ṣe fatuwa fún báyìí kí so wọ́n ní pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni èyàn lè sọ ń kọba ìfún dókítọ̀ a ṣe pé tí hajjá bá wà fún èyàn lè sọ àwọn tó ṣe bá Nabi sallallahu alaihi wasallam ó ní inna Allaha la yastahyi min al-haqq ọlọ́ọ̀bẹ̀ kí tijú kí n kó mi òdodo ọ̀rọ̀ tó fẹ́ sọ yẹn ọ̀rọ̀ tijú ni èyàn kí n tijú àti kódà kó jẹ́ pé kí ní ẹ̀yìn kan tijú ni ó ní wà nábì obìnrin lọ́wọ́ bèèrè tó bèèrè bá sùn tó bá rí pá bẹ̀rẹ̀ títì kí ní ó sì láti pé ah ah ah, ah gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà tó kí bí á dọ́kítọ̀ ní fún mọ̀ alájá ní ó kà ti níbẹ̀ ó ṣe gbé kalẹ̀ kẹfẹ́ yóò máa lo àwọn alfáàz tó dọ̀tí bí èyàn wòye tó bá fúyẹ́ jù nínú àwọn alfáàz yẹn ok tọkùnrin bá súnmọ́bìnrin ó yàtọ̀ sí kẹma tó tọkùnrin bá àwọn ọ̀rọ̀ mìta máa lò tó túnmọ́ tíkì yẹn èyàn nílò àwọn alfáàz gọlízọ̀ yẹn èyàn wà very careful bọ̀ èyàn lè lọ àwọn alfáàz tí báyìí àbí so èyàn lè sọ fún dókítọ̀ pé ah dókítọ̀ nǹkan báyìí báyìí báyìí so because ọ̀rọ̀ doctor ni ọ̀rọ̀ òkú ń farapamọ́ fẹ́ni tí ó wẹ̀ ni gbòrò ń sálọ kò sí tó fẹ́ sálọ náà sọ bó ṣẹlẹ̀ fún mi ni because in tó bá gbọ́ òun ni ó fi mọ̀ bí ó ṣe prescribe ògùn fún yàn gbogbo ẹ̀ náà ìmọ̀kan náà nìyàn nílé bẹ̀ ṣé mi lè prescribe ògùn fún ọgbùn fún ọ̀nà ní kò mọ́ sí mi oyé bá yà rí gbogbo nǹkan ọ̀lá ìbáyé ṣe bí ó gbẹ́ ṣe náà ni so um, wọ́n ni fa'id náà wọ́n ni wáwó díkiri أو ذكر لك في مجال القضاء وفصل الخصومات والتعليق gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni مجال القضاء ọ̀rọ̀ pé à ń ṣe ìdájọ́ ó sọ̀bọ̀ sí ṣẹlẹ̀ ilé inú sọ̀bọ̀ sí ṣẹlẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tààlìm tàbá fẹ́ kọ́ ara lẹ́kọ̀ọ́ ní lè sọ àwọn ọ̀rọ̀ tó ṣe pé yóò mọ̀ rí pé ìtìjú wà ń bẹ ọ̀rọ̀ tí á ah, yóò lè reason jẹ́ ní pé àwọn kìíní ẹ̀nà part of life wa ni part gbésí ayé wa ni kódà part survival wa ni láwọn ọ̀rọ̀ tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ bí ọ̀rọ̀ olóbìnrin kìíní kan ọkùnrin méjèèjì ẹ́dẹ̀yẹ àwọn ọ̀rọ̀ kan tó ń pé kódà ó mọ́ gbá kí ẹ̀ sálà ìfẹ́ yá àfá masala yìí bàbàbàbà ó kàn ti níbí yóò ṣe sọ tí yóò fi ní di bàdí tí yóò fi ní dẹni tí ó ma sọ ìsọkúsọ tí ó ma sọ̀rọ̀ ti lẹ́gà káàkiri ìlú àhá ẹlẹ́kẹfà fa'idatu zaujatin nabi sallallahu alaihi wasallam wa barakatuhunna ala al-umma àǹfààní alimuninu hadithi àǹfààní àwọn yawa nabi àti albarka tin bẹ lára wọn fún al'umma yìí fakodina kolina min al'amin al'akami shari'iyya ma la yattali alayhi illa hunna wọ́n gbà wá fún wa nínú àwọn ìdájọ́ shari'a kò sẹ́ni ka àti bí yàwó Aisha ipá àwọn àtànẹ́bì sallallahu alaihi wasallam àwọn jọ mọ́ ń wẹ̀ nínú ike kan àwọn àfọwà mú wa níbi jawazu tatọ́hù bí fadolati zauja pèyàn lè sì mara pẹ̀lú fadolati tó bá sẹ́kù níbi omi ìwẹ̀ níbi nǹkan tí obìnrin fi wẹ̀ wọ́n yọ àgbà tó ti omi kan ilé ìtún ni wọ́n tún tọ́ka lórí pé nínú àwọn mọ̀áṣàrọ̀ tó dá pẹ̀lú obìnrin inú ilé náà ní pé kí ẹjọba wẹ̀yìn kan kí ẹjọba súnbẹ̀ kan kí ẹni sáfákọ̀ fún wọn kí ẹ láàánú wọn kí ẹ ma jẹ́ kọ́ ma fíl almu'anasa lọ́dọ̀ yẹn kọ́ ma ma fíl bí pé mo ń gbélé pẹ̀lú stranger tí ẹ bá wà nílé kọ́ mọ̀ pé ọkọ mi wà nílé ni ó kú ní sílé tẹ́lẹ̀ náà òun sílé tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ bọ̀ tẹ́m tó bá wà nílé kọ́ mọ̀ pé mo wà nílé kí ẹ máa sùn nínú yàrá tẹ́ bá ń sùn kódà kó mọ́ kó jẹ́ pé bí alálẹ́jọ́ yẹn wù ò má èyàn lè fọwọ́ kàn alálẹ́jọ́ yẹn àfá ma fẹ́ bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ sùn síbẹ̀ náà ó sùn síbẹ̀ náà because àwọn nǹkan yẹn ó mọ́ ń gbọ́ lé sáré obìnrin o ti gba sẹ́kúnṣẹ́ tó wà lọ́rùn rẹ̀ nú o gbogbo àwọn kíní yìí àwọn nǹkan kéèkèé tọkùnrin ọgbọ́ tọ́rọkùnrin ni ìrọlọ́ àkìlì èdè ń bá láìfì tèmi lọ́ndẹ̀ mìnú o sùn sí bí o bá lọ sùn sí tàkí aláàkiri àmóbìnrin ó ti nítù rán ẹ̀ẹ́ yóò kọkàlẹ̀ bá masalana wọ́n ni ẹlẹ́ẹ̀kejì ni pé law qabbala aw bashara fa anzal tó bá kí sobìnrin tó bá àbí ó dì máa nǹkan wá jábọ́ ní ara rẹ̀ fa madhhabul a'immatil arba'a annahu yufattar madhhab àwọn àfà mẹ́rẹ̀ àwọn àgbàfà mẹ́rẹ̀ ni abu hanifa imam malik imam shafi'i imam ahmad madhhab ni pé àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ wa haka al-ijma' fi dhalika ibn al-munzir wal muwaffaq ibn qudama ibn al-munzir àti al-muwaffaq ibn qudama a méjì náà ijma' wà lórí wa huwa as-sawab lima ja'a fil hadith al-qudsi òun dẹ̀ ní èyí tó ní ẹ̀rí òun lòdodo nítorí tó wá nínú àdífò kúdísí o ní pé yádà ta'amahu wa sharabahu wa shahawatahu min ajili khilafu wa mẹ́rọ yíò ọ̀rọ̀ ìjìmá ta sọ bí khilafu wa mẹ́rọ kìí ṣe mas'ala tún mujma a aliyya bó ṣe mọ́sí kí mo ti kàdà dáadáa wípé ọ̀rọ̀ afá pọ̀ ṣe kọ̀dọ́wù ni àbí kàfàrà àwọn kan lọ sí fi pé kọ̀dọ́wù ni àwọn kan lọ sí fi pé kàfàrà ni ṣe báyìí àbí so masala yìí masala tó wá muhimma ni eh, tó bá dọ̀la inṣáàlá ó ní tíra kàtí ma mú wá tí ma fi wá ṣe tefsilu ma sọ tefsilu tán àfáà sọ níbi masala yìí inṣáàlá kọlọ̀ jẹ́ kìnrin ti naam ẹlẹ́kẹ̀ẹ́jọ ni wípé amma khurujul madhij min al-mubasharati fal mashhur mazíyù tó yàtọ̀ sí manéjì mazíyù wọ́n yàtọ̀ sí manéjì mazíyù ma ń jáde nígbàtí ẹ̀yàn bóyẹ̀ yẹn bá obìnrin ṣeré lọ́wọ́ àbí nǹkan máa ṣá but èyàn ò ní mà gan oye lè mọ́mọ̀ kó sí jáde gan àfi tẹ́ bá feel wetness manéjì kódà kò sí bèèrè sí ní mà pé ó jáde tẹ̀ kò sí because more on goliath ma because bí kò mi yẹn bí pé ó ma ń jáde láti gbogbo ara ní nígbà tara bá fa omi báyìí so kò sí yóò wá jáde pẹ̀lú yóò rọ́ọ̀ṣì jáde ní èyí ó mọ̀ kódà kí ẹ̀mọ́ sọ èyí ó mọ̀ pé á ah, nǹkan ṣe mí ìyẹn ni maniyu tẹ ele maziyu ni ele tẹ ó ní òun tẹ yóò kàn bí wetness díẹ̀ báyìí ni èyí ó filẹ̀ tí wọ́n ní èyí tó gbajúmọ̀ nínú mazhabu alhanabila ó ní wípé àwẹ̀ bàjẹ́ wà léyìí akthar ashab kódọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó wà lórí madhhabu hanabila in táwọn náà wà lórí ẹni wa riwayatu ríwáyà an al ánì ahmad riwaya mi wọn bede annahu annàwòlá yìí bil imda bil ni وصوبه في الإنصاف وذلك عملا بالأصل وأما كياسه على المني فلا يسه لظهور الفروع بينهما فالأقسام ثلاثة إذا so أما كما فيسي كياسه يقبلو مني والله أعلم كجورا so nípa ọ̀rọ̀ mọ̀ níyẹn inṣáàlá ẹ̀dá kan yóò bí tó bá ti so wọ́pàá jùlọ níbi ọ̀rọ̀ ìjìmá ẹ̀ wọ́n ni a ṣe pé níbi ọ̀rọ̀ akí mẹ́ta láwọn kìíní ẹ̀pín sí ni al-mubasharatu biduni inzali mani ìsúnmọ́bìnrin àbí ìkísí obìnrin kí mọ̀ ní ìdẹ̀ mọ́ ṣe kíní kó mọ́ jáde lára yẹn kí nǹkan mọ́ jáde la tufsid sọ́mbil ìjìmá ìjìmá ní pé kò bàwẹ̀jẹ́ ẹnu kò ló pé kò bàwẹ̀jẹ́ ẹlẹ́kejì المباشرة والتكبيل مع إنزال المني تفسد الصوم مباشرة كين يباشرة وبيني أبي كين يكيسي كين كان وجد لارا ينقو wọ́n ló báwẹ̀ jẹ́ hukiya fi dhalika al-ijma àwọn kan gba ìjìmá wà lórí ẹni ẹlẹ́kẹta al-mubasharatu aw at-takbil ma inzali al-madi duna al-mani kíyàn kí sóbìnrin ni àbí kíyàn bá ṣára rẹ̀ kíyàn dì mani àbí kíyàn fọwọ́kàn láì jẹ́ pé mani jáde lára yìí fihi khilafun bẹ́m̀bẹ̀ wa murajihu annahu la yufsidu as-sawm èyí tó rinlẹ̀ ní wípé èyí tó tẹ̀sùn wọn wọn ni pé kò bà àwẹ̀ jẹ́ ẹlẹ́kẹ̀ẹ́sán ni pé qawluha kana amlakum lil-irbihi àníbìlú wọ́n ni ìtumọ̀ ni pé تشير به إلى أن الذي لا يملك إربعه ولا يستطيع أن يملك شهوته عند الكبلة أو المباشرة أنه لا يحل له أن يقبل أو يباشر يتبع نكوى أني tí ó bá lè dira rẹ̀ mú tí ó lè hó dára rẹ̀ àá ìwẹ̀ níbẹ̀ ǹkan kò tọ́ fún ó lọ síbi ìmọ̀ súnmọ́ obìnrin àá wà húwà sọ́ ìmú sọ́ọ̀mọ̀ níwájúbà pàápàá jùlọ tó sì ń gba àwẹ̀ ọ̀rẹ́yàn ẹlẹ́kẹ̀ẹ́wà ni pé fi hadith dalilun ala jawazi dhikri al-ahwali al-jinsiyya allati al-jinsiyya 'inda al-haja ila dhikriha min idhari haqqin wa fiqhin fi ad-din ìgbàláyé wà kíyàn sọ àwọn ọ̀rọ̀ al-ahwali al-jinsiyya àwọn ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ọkùnrin sóbìnrin tí wọ́n kí bóyá fi òdodo hàn ní àbí èyàn fi èyí fẹ́ gbé fíkì kan jáde ń bẹ̀yẹ nínú ẹ̀sìn wa min wasfin li tabibin wa nahwi dhalik abu fẹ́ sàlàyé nǹkan fún dókítọ̀ ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wa annahu la yu'abu dhakiru dhalika lil maslaha èyí tó bá sọ́n torí maslaha èyí lè bẹnu àtẹ́lù èyí lè bẹnu متركية من الأذى إلى الأدنى إلى الأعلى فبدأت بالقبلة ثم ثنت بالمباشرة wọ́n ní ìyàwó Aisha radiyallahu wọ́n dákọ̀ àwọn onírìnrìn ṣáwà wọ́n tó láti bó ṣe kéré bó ṣe gajù èyí tó kéré mẹ́ ìwọ̀n pé kíyàn kí sóbìnrin tí ó fi gbé bí èyàn ń fọwọ́ kan èyàn dìmà bí ó ń kama Aisha àti bàbá bẹ́ẹ̀ lọ so ibi ni a ti dúró insha Allah barakallahu fikum wa jazakumullahu khairan assalamu alaikum wa rahmatullahi wa barakatuh